الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أتقف الله سبحانه وتعالى تسوانين أمتمن تلجون النبي صلى الله عليه وآله وسلم إن شاء الله الكريم إيتام سيالا يلوليني وناني أما إكما سيران قبلوري أمرتي أفا حسن صلاح الدين تواصل so àwọn ọ̀rọ̀pọ̀ tí wọ́n sọ níbi ìjòkó tí wọ́n ṣe ní ọjọ́ bí mélòó kan sẹ́yìn yóò ti máa tó bí ọ̀sẹ̀ kan báyìí lè tó ṣe pé àwọn ọ̀rọ̀ kò bá òdodo mu kò dẹ̀ bá hakíkọ mu so afáhassan Salahuddin wọ́n sọ àwọn ọ̀rọ̀ míì náà so mo ti ṣe àlàyé àwọn díẹ̀ nínú àwẹ̀ tí wọ́n ṣe níwájú àwẹ̀ tó bá nídìí so o lè mẹ́jẹ gbogbo ẹ̀ náà lè lè fọwọ́ kàn dẹ̀dẹ̀ báyìí so àmáwẹ̀ tó bá kí bí yá o nídìí àwọn kan níwà tán sọ tó ṣe pé kódà ó kílẹ̀ sí <laughs> èyàn tí ó bá gbọ́n kan yíga ìpé ilé yìí sincerely kò lọ ara rárá kò lọ ara ẹ̀yìngò nígbà náà ẹ jẹ́ kí wọ́n play ọ̀rọ̀ wọn so wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Abu Ayyub al-Hulandi so ma play ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ ìmádé wo àwọn àlàyé tí àwọn àfábà ti ṣe lórí ẹ̀ náà táwọn ní Okay, ti tukọ̀ ìgbóná. fífù mistake i can tún play. fífù tí màtó yẹ padà gbé jáde ó bẹ̀rẹ̀ ìgbà yé ẹ gbé jáde yìí ṣé àlọ́fà sí ọmọ bẹ́ẹ̀ ẹni sọ pé òun ò fẹ́ dárúkọ olóòtú kí ni òun ò fẹ́ dárúkọ. àwọn àyùmọ̀ ni wọ́n lé ní wọ́n lọ bá Sheikh Muhammad al-Markali wọ́n pariwo lọ́ba ń sunkún lọ́ba wọn wọ́n wá ní àràfáàtì náà wọ́n sọ pé kí ni wọ́n ní àràfáàtì. táyẹ̀ àwọn àyùmọ̀ ni wọ́n lé ní gbà tó yá àwọn ọ̀rọ̀ náà kó sáré jẹ́ lọ ó di wípé wọ́n ní àwọn ipa kìíní yẹn bó ṣe jáde yẹ ó ṣàpadà dì náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹ àbú àyùbá ìlú náà nígbà tó ti wọ́n máa ó di náà ìyẹn ló bí sheikh muhammad nínú pé ah, ìwọ ọ̀tá bí ta ìwọ ọ̀tá jẹ́ nítorí ẹ̀ tó wá bí ọ̀rọ̀ ìgbékèké tó fi sọ̀rọ̀ tó fi àlàyé ẹ̀ fàájì kí ni wọ́n pè so ọ̀nà ni àwọn ti gbọ́yìn an bí Allah subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹni tí yóò lè tẹ̀lé òdodo aha kó dẹ̀ má ṣe wá ní ẹni tó ṣe pé yóò máa dìfẹ́ndì ìbàjẹ́ àbí yóò máa ra ìbàjẹ́ lọ́wọ́ so ọ̀rọ̀ tí kí náà sọ yìí afásan Salahuddin

tọ́ àmì Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa náà ṣẹ́rí àlàyé tó wà níbi ọ̀rọ̀ yìí wọ́n ní pé àwọn tí wọ́n jọ wà pẹ̀lú Abu Ayyub al-Hulandi wọ́n kọ kaníkan kan àwọn bayanikan náà bẹ́ẹ̀ ni wọ́n kọ àwọn bayanika bayan èyí tí wọ́n kọ́kọ́ ìkan wà am ìtòrí àwọn yẹmọ́ ń dá bayan bí méjì àbí mẹ́ta pọ̀ ó láwọn kan tó sì kí wọ́n kọ bí i bí ẹyọ kan am tí wọ́n kọ sáwọn àfánìkan àbí bí méjì hmm? ìyẹn tí ẹ̀ wọ́n kọ gẹ́gẹ́ báwọn náà ṣe sọ létà mádẹ̀padà ká inṣáàlá wọ́n kọ sáwọn Abu Ayyub léyìí tó ṣe pé òun náà gbé jáde sáwọn àfáyẹn gẹ́gẹ́ bá wọn náà ṣe padà sọ nínú bayani mi tó padà tún jáde again tí ma dé ṣe ka insha Allah al-Karim èyí tí wọ́n kọ sí àwọn àfáyẹn a wọ́n dákọ sí bíbẹ̀ nípa wípé Abu Ayyub alholandi, holandi nítorí àwọn kan báyìí báyìí báyìí táwọn kamọ lọ́wọ́ o àwọn rí pẹ́ nìyí o ó láwọn nǹkan bí àwọn ìwà àwọn iṣẹ́ tí ò mọ́ lọ́wọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ opposite sex hmm? àwọn kan máa tó ṣe pé ìyẹn lè má dákọ̀ kò ní kí ẹ dákọ̀ rẹ̀ because irdu musulmi kalilé yìí ààyè irdu rẹ̀ ni so àwọn nǹkan yìí dẹ́ni àwọn nǹkan tí àwọn nǹkan tó ṣe pé ó ń ṣẹlẹ̀ ń kọ́kọ̀ tọ́lọ̀ nǹkan láti rí ó tú sáwọn kan lọ́wọ́ ni àwọn kí ní ìṣẹ̀lẹ̀ ń kọ́kọ̀ kí n ṣe pé ní bọ́ síta ó bọ́ sórí stage wọn mú tí káàkiri àbí ń ṣe zina àbí ń ṣe rádaràdà pẹ̀lú àwọn obìnrin níta so ló jẹ́ pé àwọn ènìyàn kọ́ wọ́n gbára lé sí wọ́n rí cctv cctv mú ẹni nínú library wọ́n ló ń fọwọ́ kan obìnrin kan wala nínú nǹkan tó ṣe kó mọ́ ń dúnyànjú ní pé àwọn ènìyàn wọ́n sì ń spread àwọn image yìí láwọn arọ́dọ̀ wa ń bí dúwọ́n tí àwọn kan tí wọ́n kọ́ spread ní bẹ̀rẹ̀ fitna yìí ní ìsìn báyìí náà ah, àwọn ẹ̀kan ṣe wọ́n yìí tó ń spread challenge wa ká spread challenge yìí kẹ spread picture obìnrin ibi tọkùnrin ti ń fọwọ́ kan obìnrin kí ló kàn wá pẹ̀lú ẹ ẹ fẹ́ mọ́ gbogbo wọn sàfẹ́ fi pú wí pé ẹ́ Abu Ayubo kìníkan onísìná ní kìníkan so bí bàbá ti pè ní ah, ha ìrìn kìníkan láti bẹ̀rẹ̀ ń gbà ìgbà interview spread ni pé wọ́n fi ń justify in ti ṣe wọn bí hadith ni o tí ó kọ́lọ̀ kó sáà ṣànú ọjá so based on CCTV yíò àti nǹkan míì táwọn ènìyàn náà dákọ pé àwọn tó ń rí fídíò kan gbogbo ẹsẹ́ àwọn lórí pé fídíò kan gbé fídíò kan gbé fídíò kan gbé àwọn akọ kìíní àwọn akọ bàyá nìyẹn bayani ẹ ní wọ́n dẹ̀ sọ níbi bayani mitakada kan pé àwọn àfá nìkan àwọn fún màákà inshallah màákà mo kàn fún wa ní mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé àwọn kí ló ti wà ń lé náà bayani ẹlẹ́ẹ̀kejì tán wá gbé jáde tó jáde yẹn bayani yìí ń o wọ́n kọ lórí pé Abu Ayyub al-Holandi o àwọn ti yọ́kù nínú àwọn ti yọ́kù nínú kíni nínú mẹ́mbà àwọn táwọn jọ ń ṣiṣẹ́ wọn ò sọ reason o wọn ò sọ reason o ẹ̀kọ́ ọlá nìkan ló wà ń bẹ́ pé alágbájá o àwọn ò bá ṣe má ìyẹn ni bayani tí wọ́n spread jáde ìyẹn wá ní ṣégun bin hadiwa ń sọ pé bí àwọn òká ní o wallahu alam òun náà sọ pé ah wọ́n spread àwọn fadaih àtàwọn qabaih wọ́n spread àwọn bí àwọn ahìbá àtàwọn fadaih àwọn àwọn nǹkan tí kò yẹ ká spread gbogbo ẹ̀nà mọ̀nà ṣẹ̀rí àbíkò yẹ ká spread gùn kàbá yìí but tọ́bá ní kẹrẹ ọba yà ní ìtàn spread yẹn sẹ́ a ní òsà lè àmọ́ tó pàwọn ni àwọn mọ̀sáfíkọ̀ yìí wọ́n ní gba kíní kàtàn pè ní fujuru fil khusuma kò sí nǹkan tí wọ́n lè tú kódà ìwọ́ tásì rẹ̀ bá ń bẹ lọ́wọ́ wọn hmm, Allahul musta'an tó bá kan yí pé àwọn àṣírí tó ṣe pé kódà nǹkan tó ti sí tẹ́lẹ̀ tó kí bí ábí ẹ̀ṣẹ̀ kan tẹ́lómi bá kíkẹ nígẹ̀ gẹ́gẹ́ bí ìkẹjì sheik Muhammad bin Hariri so ṣàhádì ìtawà náà kọ sáwọn àfá ipé lágbàjá ọ̀rọ̀ báyìí báyìí ọ̀rọ̀ bí ìṣekúṣe táwọn rí tí wọn ń tẹ́dẹ̀ gbáralé àwọn kan kàdà á lọ gbé jáde láwọn tán pẹ̀lú sheik Muhammad bin Hadi òun làwọn olóyà mọ́ sọ pé ẹ̀yìn eh, ṣẹ̀bẹ́ ní kò sí fàdọ́hì níbi bàyánì tẹ́ so ẹ kọ́kọ́ mọ̀ àwọn ilé gẹ́gẹ́ bí hmm. so sẹ́yìnkẹ́ tó ṣẹlẹ̀ ní pé um, Sheikh Muhammad bin Hadi wọ́n gbọ́ pé bayani kan jáde in tó súnmọ́ jù ní kí wọ́n ka bayani wọ́n wá ṣe ittiham wọ́n accuse Sheikh Arafat bin Hassan al-Muhammadi ipe òun ló gbé ipe òun ló wà behind bí wà bayani ẹ̀ ṣe jáde nǹkan méjì náà wá gbára lé alákọ̀ọ́kọ́ ní hmm? ètò ṣe kí bóyọ̀ ló fẹ́ rí bí ọ̀rọ̀ ayé sí wọn ṣe tí báyà bí ẹlẹ́ẹ̀kejì ní nǹkan tagbára lé tafisọ pé Abu eh, Arafati ni òun ni Abu Ayyub gangangangangan fún rárẹ̀ Abu Ayyub òun gangan ló wá jẹ́wọ́ fáwọn ipé Arafati òun ló behind bí wọ́n ṣe gbé kí yẹn jáde ẹkì wọ́n so in fact gẹ́gẹ́ bí Sheikh Abdullah Abdul Faiz sọ níbi Al-Ibana wa níbi part ah, ah, wípé kíní gẹ́gẹ́gẹ́gẹ́ òun ni sheik muhammad bin hadi gbára lé méjọ́lì tẹ́fi sọ pé àràfà ti ṣàbùrù ni because ó ń ṣe náṣùrù ṣàbùrù ó ń ṣe náṣùrù ṣàbùrù ó ń ṣe káàkiri so ti bẹ́rẹ̀ bí so nígbàtí nígbàtí abu abdullah bushti tó wá rí pé àwọn èèyàn ń ṣe bàyá wọ́n ń ṣe ọ̀rọ̀ pé ah kódà bushti gan gbà pé àràfà ti ló ní káwọn gbé jáde wọ́n kàn gbọ́ta òyìn sọ káàkiri ni ah eh, kí náà ń pè bushtiba kọ bayan wọ́n kọ bayan yìí hmm, ní 20th of Rajab 1438 àwọn déètì yìí ó wà important ní níbi irú àwọn iṣu níbi uh, irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí kalibà mọ́ bí àwọn kí ní ẹ̀ bó ṣe tó so ó kọ bayan yẹn ní um, kí náà ń pè 20th of Rajab 1438 léè tó ń ṣe déédéé bí 17th of April 2017 ó lè má jẹ́ exact date yẹn gan ẹ má gbàgbé pé oṣù eh, Gregorian àti oṣù Hijra ó lè ẹ̀hẹ̀ eh, àwọn ọjọ́ kan lè máa dín àbí so but níbi àwọn ìgbàtẹ́mí convert àwọn date yẹn ó bọ́ sí 17th of April 2017 òun ni ó kọ̀bàyá nìyẹn wọ́n padà wá spread díẹ̀ nígbàtí sheik Rabi sọ fún bekan spread sheik Rabi gbada raspo sheik Rabi request bekan spread that was on the 8th of Rabiul Awwal 1439 léyìí tó ń bọ́ sí 26th of November 2017 so April May June July August September October November láti after 8 months so wọ́n ti kọ́kọ́ kọ́ bàyá ní pé ah rárá o Arafat kọ́ ló wà behind bí kí náà ń pè bàyá ní sí jáde o so intended gbára lé tẹ́lẹ̀ náà ni pé ah kìníkan kódà bústí kìníkan kìníkan àrọ̀fá ti wọ́n má bí kìní ẹ̀ jáde a ní bayani tó dẹ̀ jáde ẹni àánú padà ka bayani ẹ̀ ṣe fàdọ́ wà bí bayani ẹ̀ ṣe ìtúni láṣìírí wà ń bẹ̀ àti ìmọ̀dákọ̀ àwọn àlébù èèyàn wà bayani ṣe rí báyà so ẹ jẹ́ kí n ka nǹkan tí ìgbà tí bústí rí pé wọ́n bí ọ̀rọ̀ káàkiri pé òun lòun sọ ẹ jẹ́ kí n wá bayani ẹ̀ fún wa so a bayani ke bi a bismillah rahman rahim alhamdulillahi wasalatu wasalamu ala rasulillahi wa ala alihi wa sahbihi wa man walahu wa ala man tabi'ahum bi ihsan ila yawmiddin amma ba'du faqad balagani anna ba'du an-nas yanshuruna anna sheikh aba rabi' arafat al-muhammadi wani ó ti dé mi wípé àwọn apá kan spread wípé sheikh arafat al-muhammadi huwa alladhi ashara bi isdar al-bayan wípé àwọn ni wọ́n àṣàrò ni wọ́n tọ́ka wa síbi pé ká gbíbà yá ni jáde fi akhina abi ayyub nípa ọmọ yá wa abu ayyub qabla ashhurin before àwọn um, oṣù kan wa hadha ghayru sahih iléyìí kò lálàáfíà fa'ala alladhina yanshuruna hadhihi al-akadhib an yattaqullaha wá àwọn tí wọ́n ń spread an yattaqullaha wa yatubu ilayhi kan ṣe tauba lọ sọ́dọ̀ Allah níbi irọ́ tí wọ́n spread yìí wa yatubu an nashri mithla hadhihi al-isha'at kan dẹ̀ túbá kò lọ́dọ̀ kan túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba kò ní bí fáwọn kan tí ó ṣẹlẹ̀ yìí kan máa fà káàkiri allati tushawwishu ala ad-da'wati as-salafiyya láwọn kan tó ṣe pé yóò máa ṣàwáṣà lórí dáwà salafiyya yóò máa jẹ́ kí nǹkan fẹ́ máa dàrú hmm, nínú dáwà as so wọ́n dẹ̀ kọ́ dé ìtìjọ tí wọ́n kọ síbẹ̀ Hmm? àwọn dẹ̀ sọ síbẹ̀ pé nǹkan tí ṣàhádà táwọn spread yíò àwọn spread yẹ látara request Sheikh Rabi bin Hadi al-Madkhali Sheikh Rabi náà spread yẹ Arafati kọ́ kò mọ̀ sí bayanikan so in tẹ́fẹ́ ma fi pé Arafati ní ṣáwùr ife kìníkan Arafati ṣáwùr ṣáwùr wọn ló ní ká mọ́ spread yà burú nípa kìníkan kìníkan Arafati al-Muhammadi kò wà bayanikan kan tó jáde nípa Abu Ayyub al-Hulandi so nígbàtí àwọn òun kọ́ gbà tí Sheikh Abdullah kínàpé Muhammad bin Hadi àwọn akọ Kashful Niqab ní dasim 2017 episode November lílé àwọn akọ Kashful Niqab ní 21st of uh, Rabiul Awwal 1439 lè tó ń bá 9th of December 2017 mu ìgbà náà akọ Kashful Niqab tó a ní pé eh, wọ́n ṣe eh, Bushti se bayanu nashuru ó ṣe nashuru bayanu rẹ̀ ní November 2017 26 so láàrin àwọn ọjọ́ díẹ̀ hmm? àwọn náà kọ kashu nìkọ́ wọ́n mú wọ́n wá dákọ ọ̀rọ̀ Bushti náà bẹ̀ so níbi kashu nìkọ́ bí yẹn ibẹ̀ náà tí wọ́n sọ pé ah, kódà Abu kínan pé Ayub al-Holandi òun ló sọ fáwọn wípé Arafat yìí o òun ló wà behind the ìmá gbé náṣùrù ìjáde ìgbẹ́ kínápè ìgbé náṣùrù bayani ìjáde náà so lẹ́yìn ìgbà tí níbi kashfu nìkọ́ bí yẹn o sheik muhammad bin hadi wa ń sọ bẹ́ẹ̀ pé èyàn tí ó sọ̀rọ̀ ẹ̀ fáwọn nítorí kínápè ìtànkọgbára lé náà hmm? wípé àrọ̀fàtò òun ló wà bíyàndì kan so bú sí ti kọ́kọ́ báyún jẹ́ náà ó ti gbé báyàn jáde pé àrọ̀fàtò máa sí in tó ibẹ̀ náà tí wọ́n sọ wípé ẹ̀kínà ń pè Abu Ajub al-Holandi ngangan ló wá tó wá ṣe ìrìtìrọ́fù fún àwọn àwọn ṣe bá àbí pé wọ́n ló wá ṣe ìrìtìrọ́fù fún àwọn in fact ẹ̀kínà ń pè ọkùnrin tó kọ Nadhiru Sa'iqa hmm, al-Majhul tó kẹrẹ ní Abu Abdullah al-Madani òun náà ó dákọ kíṣọ̀ kíṣọ̀ tí afá kínà ń pè afá Hassan Salahuddin dákọ yẹn òun ẹni yìí wọ́n kọ ó kọ tíra yìí after 5 months èyàn tó bá tábà fitna láti bẹ̀rẹ̀ mọ̀tọ́lábà yíwá lójoojúmọ́ ṣe mọ́ bí náà rí ẹgbẹ́rí jáde ẹgbẹ́rí jáde ẹgbẹ́rí jáde ẹ̀rídà ìpàmì ní South ni month in lọ 5 months later lẹ́ni yìí kọ bá ló kọ nàdírù sáríkọ̀ kódà púpọ̀ náà tó bá fẹ́ láwọn fẹ́ ṣe ikọ̀ àwọn fẹ́ sọ dáhùn South Africa kó sí in sábà gbára lè lè nàdírù sáríkọ̀ ah kìnnìkan kìnnìkan ẹ̀rí ṣe mọ́ bí àwọn òṣè kọ oyè ẹ̀rí tán gbára lé wọn sí gbé jáde so ẹni yìí sì tún dákọ ọ̀rọ̀ kí náà ń pè yín bẹ́ ọ̀rọ̀ yìí bẹ́ ó dẹ̀ dákọ kí sọ yẹn bẹ́ so ọ̀rọ̀ yẹn ni ó wà nínú kẹ́ṣù nìkan ṣe mọ́ obìnrin adé ń sọ bẹ́ẹ̀ pé kí náà ń pè wa ba'da dhalika bi mudda wasala ilayna fil madina abu ayyub al-maghribi min holanda أصلي فيه وبعد خروجي وكان معي طلاب لم يستطع الكلام معي في موضوعه أه ولما وصلت إلى باب منزلي ọ̀rọ̀ yẹn pọ̀ gan but in short ni wípé Abu Ayyub al-Holandi wọ́n bá wọn láti Holland àti Holland hmm? bá wọn yẹn wà nínú masjid wọn ò lè sọ̀rọ̀ ìgbà tó wáyá àwọn wà lọ wọ́n á dínú ibi ẹnu ọ̀nà ìgbà táwọn dẹnu ọ̀nà so omi ẹkún wọn bọ́ lójú Abu Ayyub hmm? so bàbá dẹ̀ fọ́lọ́n búra pé mo fọ́lọ́n búra bó ṣe rílẹ̀ lélé yíò ẹ̀hẹ́ so wọ́n láwọn adákọ̀ fún báwọn sí ń bá ọmọ ya wípé kò yẹ́kan sí náṣùrù bayani ẹ̀ am so so ipe àwọn tó wádá kọ̀rọ̀ bú sí wípé àwọn ènìyàn náà fún pínpín máwọn káwọn gbé bayani ẹ̀ jáde kódà mi wà ní Madina yìí ní inú wọn àwọn sọ fún kí man tààlà wọ́n di tó wà nínú Madina yìí hmm? so àwọn ní pé Arafat sí Arafat ni sí <laughs> ìbára bí so iṣẹ́ Arafat ni èyàn tán sọ yẹn sí ìbára bí ní tí ó kọ mọ̀ wùdí pé kí ló tẹ́ pé Arafat gẹ́gẹ́ lọ sí ara gẹ́gẹ́ so ọlọ́ọ̀dù stan sí Arafat ha wọ́n ní pé àwọn òfẹ́ dákọ̀ ní kankan èyàn tó lò fẹ́ dákọ̀ ní kankan lójú ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ ló tuntun sọ Hmm. àwọn náà wá sọ̀rọ̀ nípa Arafat àwọn ọkọ̀ tó ṣe pé àwọn ò fẹ́ dákọ̀ ń bí iná so ọ̀rọ̀ tí mo ṣe náklù yẹn ó wà nínú Nadhiru uh, Sa'iqa onídẹ̀ kó tẹ̀ yí pé uh, ṣe Muhammad bin Hadi sọ so <coughs> ọkùnrin tó ọkùnrin Nadhiru Sa'iqa wọ́n sọ lábẹ̀bẹ̀ pé fa'in kana bin Ammari sadiqan shuja'an tó yẹ kí bin Ammari olódodo ni فلينفي ما قاله الشيخ محمد في هذه الحروف باليمين kó wá jẹnáfíìn tí bàbá ń sọ bí tọ́dẹ̀ ń búra sí kó wá sínáfíìn rẹ̀ mọ́ òbí ilé ohun òtí ẹ̀dá kankan ti ẹni kò mọ́ wípé Abu Ayyub ti ọ̀rẹ́dì kọba ya am tipẹ́tipẹ́ nípa wípé kìníyàn ò ráìtì Abu Ayyub kọba ya ní ẹni 23rd oṣù kẹta 1439 hijra tó ń ṣe 10th of December 2017 sheikh robin hadi kọ kashfi ní kọ́ọ̀bù ní 9th òun 10 oní ẹni mọ̀ Oni de te ń bí ẹjẹ́ kàkàbà yá ní tí Abu Ayyub kọ so ni ìsinmi ayé Abu Ayyub ló sọ fún mi pé Arafati ni Arafati ni ẹjẹ́ kàkàbà yá ẹjẹ́ kàwò ọkùnrin Nadhiru sọ ikọ̀ dẹ́n so 5 months later nígbàtí ìgbà tó ń bá bàbá mú ẹ̀rí wa 5 months later iye pé Abu Ayyub ṣe ṣe kò ṣe ṣe náfíù rẹ̀ àà ní tó ti ṣe náfíù ti pẹ́ ó ní bismillahir rahmanir rahim alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu وبعد فقد وصلني بيان بخط الشيخ محمد بن هادي المرخلي حفظه الله أني بيان كتي وصل مقبلو رايتين شيخ محمد بن هادي وهو ما أبرخ بتاريخ أنا داكو تاريخ يه تمشي 21st of um, 3 1439 بنا so bó ṣe wà níbi èyí tẹ́mìnà rí ní ẹ̀tí kẹ́ṣù fama an waqa'a nadhari alayhi illa ta'ajjabtu ghayat al'ajab bójú mi ṣe rí kíní báyìí mo ṣe rí kíní báyìí ah mo kàn ṣe mani o mo ṣe maga ó yà mí lẹ́nu ah wa lam usaddiq ma kutiba fihi laula annahu bi khatti yadi sheikh sallamahu allah wa kitabatihi wa kitabati yadi in ba ma believe pé baba ló kọ kíní tí ma ṣe ke mo rí pé ah handwriting wọn leleyi náà ọwọ́ dẹ̀ nẹ́fikọ́ yìí tó bá dẹ̀ kẹ́ṣífù ní kọ́bí ẹlútọ̀ ọwọ́ nẹ́fikọ́ fa'akul mo wá ń sọ báyìí pé o ma na sábàhù ṣeéhù lè min annani kultu lahu inna ṣeéhà dr arafat al-muhammadi huwa khalfa al-mawdu' a alladhi zakarahu in ti sheik muhammad bin hadi fiti sọ́dọ̀ mi ẹ ipe mo sọ fáwọn pé arafat ló wà lè lẹ́yìn behind ọ̀rọ̀ yìí fawallahi wa billahi wa tallahi mu wa ń fi ọlọ́ba mo fi ń búra ẹwù búra tó lágbára inna hadha lam yasdur minni eléyìí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ mi abadan èmi kọ́ mo sọ bẹ́ wallahu ala ma aqulu shahid in tí mo dẹ̀ ń sọ yí o ọlọ́ọ̀bá jẹ́rìsì ẹkùn kálùkù ṣégbàmọ́ bin hadina sọ pé ọlọ́ọ̀bá jẹ́rìsì táwọn náà sọ yìí فأنا مستعد للمباهلة على هذا عند الشيخ العلامة ربيع بن هادي المدخلي حفظه الله èmi mo wá ready ẹ jẹ́ ká lọ ṣe mubahala ní Sheikh Rabi bin Hadi takibi ya lo to okay ẹ jẹ́ ká lọ ṣe mubahala nbe wala alla Sheikh Muhammad bin Hadi qad wahima fi dhalik tó wọ́n tó fẹ́ fún sheikh ní ní excuse pé tó bóyá ṣe mistake nbe ni bóyá wahamu ni ikoda tẹ́ bá tó bá sure fún yín ẹ jẹ́ ká lọ ṣe mubahala ní Sheikh Rabi ẹ rí pé eh kinan pe Eh, bin amari abu ajub àwọn tó ti fi kíní kan wọ́n ti záàdà kíní kan àwọn méjì ti jọ búra àwọn ti wá fi kíní kan lékún pé à èmi wọ́n ó dá ẹjẹ́ káwàṣe mọ̀báhálà àbí à ó ti tánà mọ̀báhálà ní òyìnjú gbogbo ẹ̀kẹ́ ká sí pé so ó wá ní pé wà mímọ̀ ashhadu bihi kadhalika nínú nǹkan tí ń tún jẹ́rìí lórí ẹ̀ ń bí ni pé wà á mas'ulun bayna yadayhi mo dẹ̀ mọ̀ pé ọlọ́wọ́ mi kí yamal kiyama أن شيك عرفات al لم lam لي رأيا في خروج البيان من عدمه. min شيك mo fẹ́ sheik sheik arafat al-muhammadi ó dá wọn ò fún mi ní ra'ayu kankan wọn ò bá mi sọ anything níbi ọ̀rọ̀ pé bayanu jáde ní o àbí kò jáde èmi àti mo jọ sọ anything wọn ò fún mi ní ra'ayu kankan eh ta sọ pé àwọn náà behind the bayan yẹn bal qala li bal in ta sọ fún mi ní pé la taf'al hatta tezuru sheikha muhammad bin hadi títí tó fi lọ bá sheikh muhammad bin hadi ma hmm, ṣe kankan ẹwọ̀n ka báyẹ̀ arafati tún dán padà <laughs> sọ́dọ̀ sheikh muhammad bin hadi fi dhalika alwaqt wa sheikh abdullahi al-bukhari àti ọ̀dọ̀ sheikh abdullahi al-bukhari ma ti kọ́kọ́ lọ bá wọn fahuna yastashirani alayka bima huwa anfa wa aslam àwọn méjèèjì yìí tọ́ wọ́n fún ọ ní ìwó bọ̀ọ̀sọ̀ tó bá láǹfàní jù àti tó lálàáfíà jù ha na wọ́n ni pé ní báyìí Abu Ayyub ní pé àwọn tó fẹ́ sọ kí ní náà in kana Sheikh Muhammad bin Hadi hafidhahullahu la yarani adilan falqawlu ma qalahu akhuna a Sheikh Abu Abdullah Bushti ok tọ́ sí Sheikh Muhammad bin Hadi ta mari pé mi kí n ṣe adilu gbogbo tí mo dẹ̀ ń sọ yí àwọn olè a ti pé ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ti sọ fahuwa man waqqa albayan a dìdì àwọn nẹ́gbé bayanu jáde against mi bayani ẹ̀dẹ̀ ní àpàdàká bayani pé a ní àbọ̀ o síṣẹ́ pẹ̀ o sí dáwà pẹ̀lú wa mọ́ a o síṣẹ́ pẹ̀lú wa mọ́ so wọn ló gbé da bayani jáde against mi wakọ̀dínáfà anna sheikh dr arafat al-muhammadi ashar ali wọn náà ti ṣe náà fi pé dr arafat wọ́n tọ́ka sí wọn náà ti ṣe náà ó ti ṣe ó ti ashar àwọn náà ti tọ́ka lọ sí bí ọ̀rẹ́ wa in kuntu adlan inda sheikh muhammad bin hadi bọ̀tá kí bí a sheikh muhammad bin hadi ẹṣì rí mi ní adúlù ipin dédé ni mí o a so ti bẹ́rẹ̀ àbí wà thíkọ̀ na tẹ́kí bí ẹ ṣírí mi ní dédé o fàhádà kọwùlì den ilé ni ọ̀rọ̀ tí mo ń sọ naam so sallallahu alaihi wasallam ala muhammad sallallahu alaihi wasallam so ó jẹ́ 23rd oṣù kẹta 1439 naam léyìí tó ń ṣe dédé 10th of december 2017 so bayani tí abu ayub ti ó gbé jáde ilé naam ṣe mọ́ bí hadi wọ́n ń pàkì mara kìníkà níbi kẹ́ṣù nìkọ́ bí yẹn pé ah wọ́n gbé nǹkan jáde nípa abu ayub kí ní ẹkùn tí na fàdọ́ ih àtàwọn kọba ih oh, sorry àwọn ma'ahib ṣe báyìí àbí àwọn ọ̀rọ̀ tí ó dá ṣe báyìí àbí àtàwọn ọ̀rọ̀ ìdọ̀tí awà lọ wo bàyá ní ẹni sim, awà wo àwọn ọ̀rọ̀ tí Sheikh Muhammad bin Hadi tí wọ́n sọ so bàyá ní ogangẹ́ láwọn ènìyàn gbé jáde ẹ má gbàgbé mo ti sọ láti bẹ̀rẹ̀ àwọn bàyá ni, orísìírísìí bàyá ní ìtàwọn ilé ìgbé jáde gẹ́gẹ́gẹ́ tó wà general síta òun ni bàyá ní nígbẹ́ ẹni yíò àwọn ọba ti ṣe mọ́ àwọn náà padà wá sọ lítà ìgbà tán padà rí bayani mi níta ló sì pé lóòótọ́ àwọn náà kọ bayani àwọn náà dínà ìpáwọn kọlà àwọn kọ mú ò parọ́ pàwọn kọlà àwọn kọ ẹ̀hẹ́ níta kan sọ ní gbà bayani lè tẹ padà wá gbéjáde ní ìsìn yìí bayani táwọn kọ fáwọn àfà líle nípa Abu Ayyub al-Hulandi gbàtẹ́ tí wá gbéjáde yìí o àwọn náà wá ṣe kíní o wọ́n wá ní táwọn gbáre létàwọn fi kọ kíní yìí àwọn ti gbé kò rí bẹ́ o àwọn dẹ̀ ṣe istikfari ma ka bayani insha Allah bo bayani táwọn táwọn eh, ẹni yìí gbé jáde gangan tí wọ́n wo ẹ jẹ́ kí n sáré mọ́ wá so bayan ti ṣe gbọ́nà bin tansan ibi kashfi ní kọ́ bí pé wà náà ṣàrù ìfàdọ́ wal ma'aib wọ́n spread àwọn ìtúni láti ilé àtàwọn ìbú nípa èèyàn ta ló padà wá spread in tẹ́pàdà mọ́ bìrá ènìyàn àwọn ni yóò spread bóò ní gbogbo ayé ṣe mọ̀ pé àbúrà yóò ahir fajir yorùbíd sahibul hanat wal khammarati ni bóòlù gbogbo ayé ṣe ma ipé min afjari nasi fujuran fil a'rad ṣe kèkí ń ṣe yìí tí sheik muhammad bin hadi spread ni abirin tantara ni falahul musta'an so bayani ẹni yìí so date bayani ẹ gẹ́gẹ́ bá wọn ṣe kọ́ on the 21st of muharram 1438 ní tó ń jẹ́ 22nd of october 2016 wani bayan bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu amma ba'du wani bi hadha nubajjidu nahnu pẹ̀lú bayan yìí awam ṣàlàyé anna aba ajub muhammad bin ammar ipi abu ajub muhammad bin ammar yo lam yabqa udwan kò remain am ni udu ni member so ni bayan àbí kò lè jẹ́ kò jẹ́ member wa ma so wọ́n á kọ sínú bọ́kẹ̀tì pé òkìlá ibi ó ti wà dismissed and dismissed min hay'ati al-muraqabati min min min hay'ati al-muraqabati li mu'assasati al-huda wan nur níbi hay'a muraqaba tó jẹ́ ti mu'assasati al-huda wan nur àti mu'assasa an-nasiha wa bina'an ala dhalik and then lórí nǹkan sọ yìí la musharakata lahu fil a'mali ad almutaalliqo bilmuassasatayni kò ní ẹni àmàl kò ní ṣe kankan tó ní ṣe pẹ̀lú dáwà ma àwọn mu'assasa méjì tàdá kọ̀ yíò wallahu al-muwaffiq wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi àwọn tó dẹ̀ sáyẹ̀ sí orí kìíní ẹ̀ abu abdullahi bushti àti àwọn yókùnà bayani tí ma bí jáde ni bayani yìí ìtúniláṣìírí ẹlòmí lọ́wọ́ wípé ẹm ó sà ní ìtàn fi gbé bàyá ṣebí ẹyìn tí wọ́n sọ ìdí ẹ̀mí mú ò sọ any reason lágbàjá o kí gbogbo èèyàn mọ́ o àbá ṣe ẹni tìmá eléyìí ni wọ́n spread wọ́n dẹ̀ láwọn spread ẹ̀ gan anybody kọlu àṣàbẹ̀ pé káwọn spread àwọn spread ẹ̀ ń tàwọn ni ẹ wọ́n kí gbé ṣe karafat bin Hassan al-Muhammadi àwọn oníkan spread ẹ̀ tí ó yí báyìí àbí ẹ̀ kí náà pé Bush tí lóòtọ́ kún gangan ló wà behind versus spread ẹ̀ ó ní pé rárá kì sàmà ẹ̀tún ní kíná pé Abu Ayyub ní Abu Ayyub ní pé ó yá ẹjá lọ fún mọ̀báhálà èmi kọ́ mo sọ fún yín ẹjá ṣe mọ̀báhálà so in tó áfọ́nì jù ní pé àní nàdírù sọ́ríkọ iṣẹ́ nàdírù sọ́ríkọ tí Abu Abdullah al-Madani al-Majhul tó kọ ó sì tún sọ after five months níyẹ́ o nígbàtí mọ̀ tọ́lábà sí ń because sheikh bin hadi lẹ́yìn lecture wọn first lecture wọn arnali mohammed bin hadi an yahuja an somatihi wọ́n ni láti sin báyó àwọn abẹ́rẹ̀ àwọn ma ṣàlàyé àwọn ní ilẹ̀ àwọn mọ̀ sa'akhuduhum wahidan wahidan Sheikh Abdullah Bukhari ní pé o promise al umma o dáwà lálẹ̀ tán o wá promise al umma pé yí ṣàlàyé o sì ṣàlàyé ní ìsìn Abu Abdullah al-Madani kan tí ẹ̀yìn Abu Abdullah al-Madani majhul lọ́dọ̀ àwọn ìlàmà majhul ni ìtìmá ní majhul ní kẹjẹ́ kébí èmi ò ma ẹ̀yìn mẹ́kọ́ ẹni yìí lọ́dún níbi agbó màtàwọn onímọ̀ ta ẹni pé dáwà ti ṣe ilé àwọn àfá tó recommend ẹ̀gán lélé ṣe yí báyìí àbí òun ló wá gbẹ̀rì jáde after five months wọ́lá ó sì tún claim níbi níbi kìíní ẹ̀sẹ̀ in tó fẹ́mì jù ní pé nàdírù sọ́rí kọ̀ yìí Muhammad bin Hadika ó dẹ̀ láà olùkalẹ̀ méjì àtírà tó dáni <laughs> òun ò gbẹ̀rì jáde mọ́ kódà nígbà yẹn sincerely ní time December yẹn mo rántí gbẹ̀ dáadáa nígbà tí election jáde ẹ wo orí Facebook ń báyìí àwọn tó bá conversant pẹ̀lú Facebook ń báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ́ tú àwọn àfáyí yẹlẹyẹlẹ nizari sheik ẹlòmí tó wípé lánàá a sì jọ ń sheik nizari pé ah sheik nizari eh ó ti ya ó ti ya sheik nizari kalẹ̀ sheik nizari sọ fúk ah àfá sọ fúk bó ó ti gbàgbé sheik nizari tajọ ń sọ̀rọ̀ lánàá eh ta sọ̀rọ̀ ń pa wọn lánàá kíní kan sheik wọn bìdá dídí ní pé sọ ni aina aina delil ó ní sheik wọn bin hadith ní lakum in sàlàyé fún yín láti bẹ̀rẹ̀ ń gbà yẹn sa ubayin lakum là ń gbọ́wọ́ nígbà tó yá ẹmà tọ́rọ̀ tí ọjọ́ bá ti ń gorí ọjọ́ tó sùn gorí oṣù nǹkan mọ́ ń develop ni létà létà létà ló padà lọ ọ̀rọ̀ pé ẹyìn kìní kan wọ́n ṣe àà ah, àwọn sọ̀ráfíkọ̀ wọ́n jẹ́ sọ̀ráfíkọ̀ kí nìdí wọ́n ṣe secret gathering ní ìgbà ìlànà ọ̀rẹ́ ẹ̀sẹ̀ ń jáde ẹyìn kìní kan lẹ́yìn gbà yẹn ẹyìn wọ́n náà problem níbi àkídà ó yá ẹmọ̀kan problem wọn jáde lẹ́yìn gbà yẹn ẹyìn àwọn kan afẹ́ jẹ́ gloria Arafat Arafat ṣe kìní subhanallah adilla Sheikh Muhammad bin Hadida àdílà yẹn wọ́n lé ó wà nínú green folder ẹgbẹ́ jáde kankọ now interlude wọ́n sọ láti bẹ̀rẹ̀ gbà yẹn mọ́rẹ́tì àtàjọ́ sọ̀rọ̀ gbà yẹn wọ́n ni ẹkì níkan ṣe wọ́n bin hadi gọ́ọ̀mẹ́ntì tí níkan mọ́ sọ̀rọ̀ ní ẹgbẹ́ ti gbọ́rọ̀ yẹn lọ court pa wọ́n dẹ̀rọ̀ yẹn náà gbígbà yẹn tó bá mọ̀ láti bẹ̀rẹ̀ gbà yẹn wọ́n ni àwọn sọ áfíkọ̀ ti gbọ́rọ̀ lọ court so gọ́ọ̀mẹ́ntì níkan dákẹ́ later later apadà rí pé Abu Ayyub ló gbé wọn lọ court fọ́rọ̀ pé ìjọmọlúwàbí ló gbé wọn lọ court fún ẹ̀yìn pèmí ló ní zina ló gbé wọn court fún kì í ṣe ọ̀rọ̀ kíní bàtọ́ àti títú afá láwọn tàjọ ń fa ìgbà yẹn sí bó ní pé ọ̀rọ̀ ọkọ ó yẹ kí bàbá tó wà mọ̀ ṣàlàyé báyìí ẹ̀wọ̀n jẹ́ ká sọ̀rọ̀ mọ́ ni à bọ̀ wọ́n sì ń bá telelink ní gbogbo gbà yẹn ṣùtìkò tí ìbáyà rí wọn ò ṣe telelink pé ẹ̀rí mi ni o àràfà tí ó bídíà tó kó sí ni o tó fi jẹ́ mulhaquna bi ahli al o tó fi wà akhassu min al-ikhwan al-muslimin in tó kó sheikh abdullahi bukhari láwọn lọ bá sheikh mohamed hadi pé arafati ṣàrù àbí ṣàrù olókó sí ṣàrù yìí yahtamilu ashiya kathira ó lè jẹ́ shirk ó lè jẹ́ kúfòrò ó lè jẹ́ bídá èwo lókó sí mẹ́ an sheikh mohamed hadi wọ́n sọ fáwọn pé lọ́mọ́ sí tafsir rẹ̀ bó bá ṣe so in 25 ni pé ọkùnrin after kí náà 5 months tó tún kọtíra yìí náà ó sì tún mention rẹ̀ ẹbẹ̀ ipe àní Arafat gangan ló wà behind the kìíní ẹ̀ na ẹ̀dẹ̀ má gbàgbé ọ̀rọ̀ wípé um, kí náà ń pè ojú ọ̀nà haddadiya nínú ojú ọ̀nà náà ni ẹ̀ Sheikh Rabi bin Hadi al-Madkhali wọ́n sọ pé al-haddadiya tu lahum aslun khabif al-haddadiya wọ́n ní aslu kan aslu bunkun wa hum annahum idha alsaqu bi insanin qawlan ó ní pé tán bá ti fi tì sí ọ̀rọ̀ ọ̀dọ̀ èèyàn báyìí wọ́n fọ̀rọ̀ kan tì sí ọ wọn kì í pẹ́ gbọ́ lẹ́nu pé ẹkó sọ wọ́n kàn lẹ́mọ̀ pé ìwọ ló sọ̀rọ̀ yìí Ah. huwa bari'un minhu ẹni yóò tí ẹ̀ mọ́ ń parẹ̀ wa yu'lin bara'atahu minhu wọ́n gẹ́tì ah, rárá èmi ò mọ́ ń parẹ̀ o fa innahum yusibruna ala al-istimrar àwọn ilé yóò takú ni o wọ́n kọ̀ntínú láti máa lẹ́mọ́ ala rami dhalika al-mazlum bima alsaquhu bi wọ́n kọ̀ntínú láti máa lẹ́mọ́ fahum bi hadha al-asl al-khabith yafukun al-khawarij pẹ̀lú asl burúkú yóò àwọn ilé tó kọjá wọn khawarij ti wọn ó ní pé tẹ́bánikẹ́ wọ̀wọ̀ yìí báyìí ẹ ṣe ẹlẹ́ ọ̀rọ̀ mọ́ṣẹ́ Karafati ni kí n ṣe pé ẹ̀rọ ọ̀rọ̀ kan tán sọ́wọ́ ìyàtọ̀ wà láàrin eléyìí o aṣàlẹ̀ níbi ìjókòó tó kọjá ìyàtọ̀ wà pé mo sọ̀rọ̀ ma ní kí ẹ voice bóyá ẹ̀rí wà pó sọ orinlẹ̀ pó sọ mọ́ sọ pó sọ bẹ́ẹ̀ im kì í ṣe kí bóyá kìnìkan kìnìkan ó wà ní gẹ́gẹ́ bí àfáàsán sàláwò ní ìsìnfẹ́ máa ló láwọn àlàyíta ṣe kọjá ipi ẹ̀yìn dẹ̀ ló ń wo wípé tó ń gbà lérò ní ẹ̀dẹ̀ fẹ́ máa lẹ́mọ́ ṣẹ́kọ̀ọ́bí gùn sọ pé ẹni ẹni tó ń gbà lérò ọ̀tọ̀ nìyẹn ṣẹ́kọ̀ọ́bí sọ pé ẹni yẹn kò kọ́kọ́ ṣe kíní ẹ̀yìn wà lẹ́mọ́ kó ṣe irú ẹni títí ike àràfáàtì ló ṣe àràfáàtì sì kọ́ gbogbo àwọn kẹtẹ gbáralé àwọn èèyàn tẹ gbáralé tẹni pé kíní ẹ̀tún wọn continue náà pé arafati ni arafati ni bí ọ àní rẹ̀ sí after five months wọ́n sì ń sọ pé arafati ni arafati ni tọ́lọ̀ bá jẹ́ ti dákẹ́lé nílé akúrá yìí arafati ti bóòlù ní ṣe bayanu ayub ṣe yìí báyàbí ìyàtọ̀ wà láàrin kí wọ́n sọ pé lágbájá ni káfíìrì ni lágbájá ah afẹ́kìlú tó ń kà fárọ èèyàn nínú ìsìláhù ẹ̀sìn àmọ̀ pé tó yá kó bí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́sọ̀ tó bá yìí àmọ́ a ní pé in tí mo gbà lérò kọ́ in tí mo gbà lérò ní àgbẹ̀ kàmásàlìl kùfàr kí náà pé kàmásàlìl rọ́ìf àjàbàl kùfàr nabatuhu ẹni tí mo ń sọ ní ẹ so kèfèrí tẹ́mi sọ ní ẹ àwọn kùfàr tẹ́mi sọ ní agbókọ àwọn ẹni kùfàr tó ń gbà afọ́wọ́n ń ṣe tẹ̀kfíwọn lélé ìgbà ẹra èyí tẹ́mi gbà lérò lélé káwọn pé ara ìrọ́lùn pa ah aslu àwọn àdàdíyà lélé yóò in tí mi ń ṣe ẹ̀dẹ̀ nímọ̀ ẹ̀dẹ̀ tó ní mo tún ṣe eléyìn tó sí ó yà ṣe ẹ̀tìdáàrì àtọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí tọ̀ kọ́lọ̀n kò foríjì mi ò àṣìṣe mo ṣe o ó ti tán bọ̀kọ́ in tó sọ tó straight kọ́ almọ́ ló sọ bẹ́ẹ̀ ma ìyẹn kọ́ náà ń sọ o eléyìn tẹ̀ bí wó èyí tí àdàmọ́ wa ní example ni pé wọ́n ti bà dá ọgbà àfá Nàìjíríà ọ̀rọ̀ yìí lecture kan náà ṣe ó ní kíní katakọ ní tó má kọ́mẹ̀ kí gbogbo àwọn àfáà Nàìjíríà o gbogbo wọn àti bàdá àgbọn mọ̀pítẹ́rí àní gbogbo wọn ẹni pọ́rọ̀ yìí wọ́n ṣe ìlúsọ́kọ̀ ìmáwẹ̀ nìyí wọ́n ti jùmọ́ wọn àwọn ènìyàn wọ́n sọ pé ah, aláàṣẹ mọ́ àìkí náà gbé mọ́sán aláàṣẹ mọ́ aláàṣọ bẹ́ẹ̀ afọ́n aláàṣọ bẹ́ẹ̀ ẹni ara alẹ́ sọ ni àódàbò ah, láti sọ kí ní kan ẹ sọ ni ẹ tẹ́ẹ̀bá hmm, náà ẹ̀hẹ́n tó bá mú bí tán ti sọ́wọ́ asùlù àwọn àdàdíyà ni because ẹ ṣe ìlsọ́pọ̀ ọ̀rọ̀ mayà ẹ wá nílé mẹ́rin wá ẹ ní wà tún lóhun òsán àbí nǹkan báyìí ẹ so ẹ jẹ́ ká another thing tí ma fẹ́ ká tún gbọ́ yìí bí ni pé nígbàtí Abu Ayyub ní <laughs> December ni lecture so máa December ni kẹ́ṣù ní kọ́bù jáde December yẹn Abu Ayyub kọbà yá ni pé handwriting ló náà fi kọ́ ìwọ tó bá fẹ́ rí lọ́wọ́ inú kíná ń pè orí lọ́wọ́ inú Inaratul Uqul títí Sheikh Abdillah abúkọ́ lọ́wọ́ al-Ibana títí Sheikh Abdillah al-Rifai am tí wọ́n afáìdẹ́ ni oyin se jahil gẹ́bà ní ṣe masu wára fún yí mudaburisun fi jami'atul islamiyya kódà professor ni wọ́n hmm? gẹ́gẹ́ bí um, nashur kan ti mọ̀ rí fún lecture kẹta fẹ́ṣe tí wọ́n kọ okọ̀ wọn síbẹ̀ náà <coughs> àwọn náà kọ àwọn wà so that December láàrin bí a bí ọ̀sẹ̀ mélòó kan nítorí lecture somati yẹn jáde ní bí a bí 20 ṣe 20 bí a 20 àrin 25 sí 28 yẹn ṣá ní ìran exact date bọ́ mo mọ̀ gbà tó jáde kódà Allahul musta'an 2017 yẹn so ibẹ̀ náà tí wọ́n sọ ah, ah, ah, kí àwọ́ àyíwá ahir fajiri ahir fajiri naam bí a kìí tí ẹ̀ play ibẹ̀ fún akáwà náà gbọ́ bí wọ́n ṣe but ma tún wá fẹ́ fa play rẹ̀ fún tó bá jẹ́ kí bóyá ok ẹ ti mọ̀ kí Abu Ayyub ahìrì ni ẹ́n so ti yẹmọ́ àbí gí bẹ́ sí padà sọ pé ẹgbà zìnà lérò tí ma adẹ́ sí ṣàwọn àlàyé lórí àwọn rẹ̀ kí ló ní tó ṣe ṣe ìjẹ́ ilé ma lo ṣàhádà owó èyàn tó ṣe pé èyàn tẹ́ sọ pé ìgbà ṣe padà fẹ́ ma tú létà pé ó ti ọmọ arún fili ni àwọn mọ̀ kó ma ń ṣe fisku tẹ́lẹ̀ báyìí àbámọ̀ kó mọ́ ń ṣe ìyẹ̀ránù àbírò àwọn kamáyẹ̀ tẹ́lẹ̀ tó akí bí yàwó èèyàn báyẹn ni ṣe wú ẹni báyẹn bó lẹ ṣe lè ṣàhádà against sheikhun salafi lahu da'wa bó lẹ ṣe lè against èyàn tó pé sheikhu lòun náà ó ní da'wa ó láwọn tọ́lábà wọ́n shuruhat lil kutub wọ́n láwọn kitabat tánkọ wọ́n láwọn juhud fi ala ahli al-bid'a àwọn tán hẹ́tì sheikh àràfà ti jù àwọn mahajuri ni àwọn mahajuri wọ́n dẹ̀pọ̀ bámú láàrin ẹ̀yìn musafikọ yìí ẹjọ́ wà báyìí náà ni kódà nínú àwọn tẹjọ́ wà tẹjọ́ ń ṣe tẹ̀bí gbogbo nǹkan àwọn kọ́nk àjúrí ò sí lára yìí àwọn ilé ìjẹ́ gbẹ̀sán gan lára àràfáàtì náà púpọ̀ náà máa àjúrí tàjọ sọ̀rọ̀ ah àràfáàt bóyí sí àgẹ́sí ayá làjúrí náà nìyẹn in tó ṣe fúnṣẹ́ kí ayá náà nìyẹn ọmọ àjò àràfáàtì yẹn kéré kan gbogbo ìsáré bọ́ sẹ́yìn ṣe mọ́ bin hadin yẹn kódà ṣe Muhammad bin Hadi ò lálàsí àjúrí ni ó láwọn ọ̀rọ̀ tó sọ tó lágbára tó sọ nípa àjúrí náà bọ́ ẹwò ẹsà jẹ́ ká bá Arafati ìjà so ẹni yìí láwọn juhud kẹfìrọ̀ bóòlẹ̀ ṣe wá lílo ṣàhádà káti a nípa àgbò àjúb ẹ̀tọ́ àmọ̀ pé ó ti jẹ́wọ́ fún yín pé gẹ́bà àwọn ọmọ musafikọ̀ sí ń sọ fídíò dẹ́wà tọ́lọ̀táyì bàgbà mìí mápìlẹ̀ ipò jẹ́wọ́ fún ṣéèkì pé mo ṣe zina lóòtọ́ ni <clears throat> ó jẹ́wọ́ fún bàbá ńlé pé mo ṣe zina ṣéèkì rọ́bí lálàsí wọn pé ẹgbà tó bá jẹ́wọ́ tó bá lóhùn sí mọ́ ó ti tán náà nìyẹn kí ló túnkù mọ́ ẹ wá tú láṣìírí èyàn jẹ́wọ́ fún ọkùn ṣe ìsìnà wá tú láṣìírí tó bá mú ọ̀rọ̀ padà ó ní àkókò mọ́ padà ipò òun ò ṣe so tó bá kíbi ajúwà mọ̀ pé ni yíò ni bóòlẹ̀ sí lè lo ṣàhádà rẹ̀ sẹ́ àgéèsì àfáàsùn náà tó ní dáwà tẹ́lẹ̀ wé kí ní ìkò síbí òsì ní dá tẹfàrókò kalẹ̀ kẹ́jẹ̀ tó wọ́n sọ pé ní ìgànjú padà wá sọ subhanallah gbogbo àwọn kíní dẹ̀ ní Sheikh Rabi bin Hadi al-Madkhali wọ́n ní ìtìláàtù lágbára lórí àwọn kíní bẹ̀rẹ̀ mẹ́sìmọ̀ Sheikh Rabi náà ni Sheikh Rabi yatakallam bil hujaj wal eh, barahin àyíntí gbogbo àti mọ̀ Sheikh Rabi madili in táwọn àfá before Sheikh Rabi katókú in tán sọ́ngbà Sheikh Rabi lè ìgbà ọ̀dọ̀ àfá yìí ò ní hujja mọ́ wọn kẹsí pàá sọ kí màásùmù ni wọ́n wò ma ní pàá ah, wọ́lá ẹ̀wọ́n ti ní ni mistake ta ló sọ

Ah, kọ́lọ̀n kó sànú wa kó níbi agbúrú so ẹ jẹ́ kí n play ibi tẹ́ ti wá ń sọ ọ̀rọ̀ ẹ nípa Abu Ayyub al-Fajri ẹn kí náà ń pè ọ̀rọ̀ yìí wá ní àrùmí ma ní pé ó jábọ́ lẹ́nu bàbá ní bàbá gani ẹ́ eh, ah, ṣe mú sọ ní mí ma àrùmí ma ń fẹ́ ah bàbá rú ah mí ma kí kan ọlọ́fi sàdánwò fún mi ní intẹ́ tún sọ ẹ jẹ́ kí n play rẹ̀ fún wa yàtọ̀ sí pé oh yes ó possible kéré pé kíkíní kan wà ní gẹ́gẹ́ bí mistake kí sábùkú gbéyàn kí yàn repeat ẹ̀bí ẹ̀mì lókàn but ilé jẹ́ kí yàn tó mọ́ sọ pé ọ̀rọ̀ ìmì ìfẹ́ sọ àwọn ìdí iná fọ́sì mi sọ mo wà mo tọ́rù ní ẹwà ní pé sleep lẹ́yìn ah èyàn ó selective èyàn mọ́ ó language nínú ẹ̀yẹ́ kí n play ọ̀rẹ́ kọ́kọ́ gbọ́ yẹn náà so wọ́n ní èyàn tó bá <clears throat> èyàn tó jẹ́yàn gidi lọ́dọ̀ àwọn èyí tó jẹ́ onídédé wọn ni tó bá ti wà lọ́dọ̀ wọn kódà kò bá jẹ́yàn tó ṣe pé afjaru nas fujuran fil arad èyàn tó ṣe pé sẹ́rí níbi ọ̀rọ̀ èyàn tó bá gbọ́ lecture sọmọ́ àti ẹ̀dàdà wọ́n ń pín fùjú rẹ̀ sí méjì wọ́n láwọn ẹnìkan fàjárọ̀ fil khusuma àwọn tí wọ́n fùjúrù tí wọ́n wo khusuma ni Abu Ayyub ń tẹ̀ wọ́n lọ́n tẹ̀ fùjúrù fil arad níbi ìjọmọlúàbí mo fọ́lọ̀ bí ọmọ ìsún gba jìnà rírò náà àwọn ẹbí fújú ẹ̀ ń fi ẹ̀dẹ̀ ti sọ́tẹ́lẹ̀ pé àwọn mùsáfí kọ sọ pé nílé ṣẹ́kọ̀ bí pé ẹni jẹ́wọ́ fún ṣẹ́gbọ́n bin hadini ó jẹ́wọ́ kún ṣe zìnà ni ó jẹ́ kún ṣe zìnà ni ìgbàtẹ́ tí wọ́n sọ bí pé fújú rùn fìlà àrọ̀ kí ni kẹtẹ wọ́n sọ kalahir alfajir fajir dẹ̀ nínà wọ́n tún mọ́ lò fún zìnà náà sẹ́ fajir náà wọ́n tún mọ́ lò fún zìnà tí ma sọ pé ahìlì mọ́ ń sọ pé kìí ṣe kí dámọ́ ń sọ níbi ọ̀rọ̀ ayé kí ní kàtẹ́ yẹn gbalẹ̀ tó jù sí náà wàlìl ahìr alhajar nítorá jẹ ahìr ní òkúta ní yóò jẹ tiẹ̀ ká ní pé ahìr tánàbí ń sọ yẹn ẹ̀yìn no ahìr ní túnmọ̀ tó pọ̀ a ní ọ̀rọ̀ tó ń sọ kúrà tó bá tún àwọn síyá àtàwọn wàkọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ yóò fi mọ̀ pé in tí gbogbo wọn náà sọ ní pé ah, a ní ó ṣe zìnà sẹ́ ó ṣe zìnà bóyá wọn mọ̀ pé wọn mọ̀ kínàgbé ipé kíyàn alùmírò bí i gbàtà ti rí cctv tó ti kí sóbìnrin yẹn àbí tó fọwọ́kùnbìnrin yẹn zìnà ni gbàtà lọ sí iléeṣẹ́ kọ̀bí ẹni ẹsọ fún ṣẹ́kọ̀ọ́ bí pé ààbọ̀ ah, mú imú rí fídíò tí àbúrò àrígbò ń fọwọ́kùnbìnrin o ń kíṣẹ̀ ṣẹ́kọ̀ọ́ bí ní pé tọ̀ kíṣì ní zìnà lọ́dọ̀ ti àbí <laughs> òun ló musta'an so wọ́n ni wọ́n sọ pé ọ̀rọ̀ yìí o táwọn sọ yìí o ahil fàájìrì àwọn àwọn ènìyí na na na na na na na ṣe ìtẹ̀rọrù mi wọ́n yìí fẹ́ sọ láwọ́ hibbul kalama fi yìí imi wọ́n yìí fẹ́ sọ̀rọ̀ nígbẹ̀ nìyí ah yìí náà fọ́sì mi sọ eléyìí ni slip of tongue someone fọ́sì yìí sọ slip of tongue ah wọ́n fọ́sì yìí sọ slip of tongue àbí okay slip of tongue tó bá jẹ́ slip of tongue láti 2017 yẹ aina tàrọ́jù Sheikh Muhammad bin Hadi minhu tààrọ jùrùdà ní pé ah, ọ̀rọ̀ tí mo sọ yíò ah, kọ́lọ̀n kó foríjì mi o bàbá ńlá ṣiṣẹ́ ni o bàbá sọkúsọ ni o ah, foríjì mi o aina tààrọ jùrù jẹ́mẹ́ tó bá ṣà sí sleep tó bá ti gbé sleep ni yóò tààrọ jà ẹdí tauba illa alladhina tabu wa aslahu wa bayyanu wọ́n ṣe islah in ta ti bàjẹ́ wọ́n tún ṣe wọ́n dẹ̀ clarify fáwọn èèyàn àwọn yóò dẹ̀ mọ̀ but ní dìsín ẹ̀sìn so ẹka tó gbọ́rin tí wọ́n lákọ̀ọ́ ha níbi breaking bí na ìjókòmìn yẹn ti ọ̀rọ̀ yẹn ò tí ẹ̀lẹ́ ara ọ̀rọ̀ yẹn inṣàlá jókòmìn wọ́n bá sọ ń pípé tó bá wà pẹ̀lú wọn ò bá jẹ́ mọ̀pítẹ́dẹ̀rẹ̀ ẹbí ha níbi break ẹjọ́ wà náà ni inṣàlá ma mú àwọn ọ̀rọ̀ àwọn afáwà lórí ọ̀rọ̀ hani àwọn tán pín in fact before kí lecture sùmátì tó jáde kọ̀tán so inṣàlá ma mú wá níbi ìjókòmì tí má ti débẹ̀ inṣàlá wọ́n ní pé onídédé ni ọ tó bá ti wà pẹ̀lú wọn ò bá jẹ́ irbid ọmùtí drunkard tí báyìí àbí kó jẹ́ min ashabil hanat wal khammarat èyàn tí mọ́ lọ àwọn ilé ọtí káàkiri mú fọ́lọ́n bẹ̀yìn fa ṣégùn kan báyìí ṣégùn kan báyìí ṣégùn kan tó yẹ kí èyàn tó bá ní wárọ̀ tó yẹ kó máa sọ lélẹ̀ yìí ṣe ọ̀rọ̀dù ilmi lélẹ̀ so um, bi nam ọ̀rọ̀ ibi tàti pè wọ́n ní ahir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nìyẹn e. ẹ jẹ́ kí wá mú sheikh abdullahi bukhari kan wá ọ̀rọ̀ kan àti kí ma fi láti wá sheikh abdullahi bin abdurrahim al-bukhari Okay kí n tó mọ́rọ̀ sheikh abdullahi bin abdurrahim al-bukhari wá ẹ jẹ́ kí mú bayanu ti ahẹ́ táwọn ará Nigba padà kọ yẹ nígbàtán padà rí pé bayani táwọn kọ sáwọn àfáàyàn ó ti padà jáde one way or the other ẹ jẹ́ kí wá mú kẹtí wọn wá kọ wá náà na bayan tí ó fẹ́ káyí ó jáde ni um, 13th shawwal oṣù kẹwàá ní oṣù ojú ọ̀run ní 1440 léè tó ṣe dédé 16 oṣù ẹlẹ́kẹfà june 2019 àwọn déètì yẹn wà important gan o ní àwọn tán wà ní ibn baz maktaba ibn baz hmm, ni wọ́n gbé bayan yìí jáde àwọn tó jẹ́ àwọn ìdárọ̀ wọn so mi ní fẹ́ púpọ̀ púpọ̀ mẹ́ <coughs> wọ́n kọ́ bẹ̀rẹ̀ bayan pẹ̀lú so tẹ̀síwìrì rẹ̀ wà bí kíní picture bayan yẹwà àti signature um, wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú aya Qur'an wọ́n dẹ̀ mọ́ hadita nabi wa sallallahu alaihi wa alihi wa sallam so ibi ta fẹ́ lò náà ni pé amun amma ba'di faqad sadarat minna shahadatun katabinaha fi akhiri sana 2016 wọ́n ní bayani kan jáde la shahada kan jáde látọ̀dọ̀ wa ta kọ ní gbẹ̀yìn 2016 miladi ní oṣù àwọn ìbòmbi shahidna fiha bima kunna na'lamu ajẹ́rin bí ṣàhádà yìí lóòtọ́ pẹ̀lú nǹkan tá a mọ̀ ní o fi akhta'i abi ayyub muhammad bin ammari nípa àwọn àṣìṣe eh, abu ayyub hmm? wọ́n ni kutibat hadhihi ash-shahadatu bina'an ala talabin ala talabi ashkhasin hawla al-mad'i muhammad bin hadi a kọ ṣàhádà yìí gbà yẹn àtán wà pẹ̀lú ẹnìkan tán pè ní Muhammad bin Hadi wa kanat lil ulama'i khassa ṣàhádà yìí ni afẹ́jẹ́ kẹ́mẹ̀ pé àwọn ulama hù nìkan lákọ ṣàhádà yẹn fún wọ́n ni hadafuna mina ṣàhádà in tó jẹ́ hadafuwa tó jẹ́ gọ́yàwà tó jẹ́ góòlù níbi ṣàhádà yẹn kana listijabata li talabi unasin haula rajulin kunna nadhunu fihi annahu alimun thiqa òun náà dẹ̀ ni látọ̀dọ̀ àwọn ẹnìkan tán wà lọ́dọ̀ ọkùnrin kan ta mọ́ rò pé á ah, onímọ̀ ni o thecos ni o ìta ní ogo kan báyẹn fún tán dẹ̀ gbàbẹ́ wakọ̀dì akadina annahum wakọ̀dì akadina lahum anna hadi ishahada di ahli ilmi fakot duna ghayrihim àti wá fi rìnlẹ̀ fún wọn pé shahada yìí àwọn onímọ̀ nìkan ló wà fún kò sí fáwọn ìlú mi wàlá na zanu bi nashriha a gba anybody láyé kó ṣe náṣírù rẹ̀ o bayna nas láàrin àwọn èèyàn bí ayi tọ̀rí kọtin kanet pẹ̀lú ojú ọ̀nà tí ó bá wù kó jẹ́ fàwàjínà máa ẹ́sàfi ṣẹ̀dìd ó wá sí wá ó jọ ó bá wa lójijì hmm? wàkta ṣẹ́fìnà annal ba'adọ̀ khonal amana a wá rí pé ah, apá kan nínú àwọn ta fún ní kíní ta kọ ṣàhádà yìí fún wọ́n ti betray trust khonal amana ṣe báyìí àbí amana tó yẹ kí wọ́n fi pamọ́ wọ́n ti betray rẹ̀ wà kọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní masu náṣù ṣahada yẹn li ihqaqi masalihi wa nusrati liman yata'assabu lahu láti fi fulfill àwọn personal goals tí wọ́n àti láti lè ṣe kí ni ìrànlọ́wọ́ fẹni tán ta'assaba tí wọ́n tẹ̀lé ní tẹ̀lé afọ́jú wọ́n ni yudofu ila dhalika anna anna kumna biddi'ahi fi hadha a dìde láti pàpè mọ́ra níbi bayani yìí o ipe n tàpè mọ́ra in tàpè mọ́ra tàfikọ̀ bayani yìí o zọ́hàrọ̀ lánà butlanuhu ó padà hàn sí wa pé kì ní ìwòrí bẹ́ fa lázima tawdihuhu wa taubatu minhu in tó wá jẹ́ dandan ní káwà ṣe tawdih káṣàlàyé alákọlóòtọ́ aláwàkọlákọ́ a mọ́ ta gbáralé kò rí bẹ́ a alanan káwà sí ilé níta gbangba ní ewu madama n tasharo lópin ìgbà tó ti spread ẹn pínkín sáà náà spread ẹ̀gan ọyẹ́ kama wípé sáàlá wá spread ẹni kò ní ìdíkàṣẹ tauba alanan ara o spread lodo wa so àwọn ó ṣe tauba alanan níta gbangba náà ni wa nastaghfirullaha min dhalika wa natubu ilayhi àwọn wa àwa àforíjì ọlọ́ọba àdẹ̀ṣe tauba àtúbà lọ́sọ́dọ̀ ọlọ́ọba níbi eléyìí ṣe pé ó ń tọ́ka lórí pé tọ́ kí ní ìjáde ó jáde túrù wa náà ẹ̀hẹ́ bọ́ àwọn tàà fún àgbòbí àwọn ní àmánà ni àgbòbí àwọn ní àmánà ni ọkàdà gbé jáde so ọ̀rọ̀ yẹn wà láàrin àwọn afáì pé in tó dára ṣàhádà yìí náà sẹ́ kódà kan kó 500 ṣàhádà tó wá in tó wà gbogbo náà ni wípé ẹni yìí ó ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí obìnrin irú àwọn kàbáyé ṣàtí yóò nífẹ́ láti máa dákùn hmm? nǹkan bá bá bá yóò ṣàhádà lílé ìwọ́dẹ̀ kọsọ́dà àwọn afáyìn due to request àwọn ẹni tẹ́tẹ̀ tó súnmọ́ eh, Muhammad bin Hadi wọ́n ní pé àwọn tí wá ṣe istighfar àwọn dẹ̀ ṣe tauba wọ́n dẹ̀ náwọn ṣe alanin tayyib wọ́n ní bina'an ala hadha al-umur kulliha nawuddu an nuwaddiha al-umur taliya lórí àwọn kan eh, based on àwọn kan tó gbogbo àwọn eléyìí o àwa fẹ́ láti wá ṣàlàyé àwọn umur tó ń bọ̀ yìí shahadatuna kutibat qabla an tẹ̀ṣtẹ̀ìlà um, fitnat muhammad bin hadi alhassila ṣahada yíò àti kọ́ before kí fitna ibn hadi tó bẹ̀rẹ̀ 2016 yẹ december 2017 ló tó fọ́jáde bọ́ à ń ṣàlàyé pé kíní ẹ̀ ti ń wà lábẹ́tẹ́lẹ̀ accusation ẹ arafat ó ṣe kíní kan kò sí lágbájá abdullah kíní kan bandar bó ṣe ń bẹ̀rẹ̀ ní madina ni ẹ muhammad eh, eh, abdullah bin zulfik má dá sí o fẹ̀mí àtàwọn ọmọ tó wà madina so àkọ́kọ́ nìyẹn nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ṣe àlàyé ẹlẹ́ẹ̀kejì ni wípé nukabriru wa nakul atuntun so keliba gbo hadhihi shahadatu kanat li a'yunil ulama shahada yu ako fún àwọn kọ̀ọ̀kan nínú àwọn ulama hu ni faqat nìkan wala kó kàbàyà ni ẹ̀ fọ́dlán án náṣíríà káti ẹ̀tọ́wà sọ pé wà mọ́ spread out istiglaliha àbó ma lò láti fi ṣe tí wọ́n bá fẹ́ ṣe tí tí wọ́n bá yà bí so àwọn tán kọ fún ni ẹ̀ àmánà dẹ̀ ni <clears throat> ẹlẹ́kẹta ni pé la ilaqata li hadhihi shahada bi shar'i min alfitnati alhasila kò sí ìlàkọ̀ kankan kò sí àjọsẹ̀ kankan láàrin lórí mawqifu sharia níbi fitna ibn hadi shahada eléyìí kò jọmọ́ra wọn nǹkan méjì tí ó jọmọ́ra wọn ni náà ẹlẹ́ẹ̀kẹrin ní pé ló fi jẹ́ pé èyàn gbọ́dọ̀ fúrásí kìnnìkan èyàn gbọ́dọ̀ mọ́ torí previous ìjà tó ti ní pẹ̀lú èyàn kó jẹ́ kó máa ní ṣe pẹ̀lú mọ́kíf tó bá mú mọ́kíf ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó gbọ́nsà ti rí pé eh àwọn nìkan àwọn náà ti mọ́kíf yìí kó náà bá takun táwọn ah, ara ọ̀tọ̀ ní fitna ibn hadi ọ̀tọ̀ ní iṣu shahada ẹ má dá méjèèjì pọ̀ tọ́ wọ́n ní pé ẹlẹ́ẹ̀kẹ́kẹ́ ní pé za'amna fi shahadatina in taaro níbi shahada wa ni wípé annal mar'ata allati fi suwari alfidiyo ó ní pé obìnrin tó wà níbi fídíò yẹn o àtàbíà lilmaktabati laysat zawjatan li abi ayub tó wà níbi fídíò tí ọgbọ́ jáde yẹn nípa níbi orí ọ̀rọ̀ maktaba yẹn ṣe ibáyàbí kò kí ń ṣe ìyàwó abu ayub وقد تبين لنا أن آه، آه، الآن أنها كانت إحدى زوجاته وتواكل سواني سيو يكبي يكنينو يابو ìyàwó rẹ̀ ni فنستغفرullah ونستحل ممن ظلمناه بهذا الخطأ àwọn wá الله Ọlọ́ba àwọn tọrọ gáfárà lọ́dọ̀ èyàn tá ṣe kíni tá ṣàbòsí fún nítorí àṣìṣe yìí ونبين تبعا لحكم القضاة أن المرأة المشهودة في الصور hiya fi'lan zawjatuhu àwa tó wá ń sọ ní tẹ̀lé tọ̀ ipé àwọn kùdọ́tù gan náà ti sọ hmm? wípé obìnrin yìí o tó wà níbi méjì yìí o ìyàwó rẹ̀ ni o ẹlẹ́kàrún ni pé nahnu na'taqidu anna al-haqqa في الفتنة الحاصلة مع الشيخ العلام الوالد المربي ربيع بن هادي àwọn àwọn ní اعتقاد ipe òdodo níbi fitna yìí ọ̀dọ̀ sheik rabi ni ó wà wa nansahu al-jami' bis-sidqi fil qawl wal amal àwọn ṣe nàṣíhà fún everybody pé kánikíní kí wọ́n ní kánjẹ́ lódodo níbi ọ̀rọ̀ àti níbi fil qawl wal amal àti níbi iṣẹ́ wa bi ihqaq al-haqqi àti kí a máa wá ìdí òdodo kí a máa fi òdodo kí a fi òdodo rinlẹ̀ wa izhaq àti kí a máa lè rọ́ dànù wallahu min ló mọ́ nǹkan tó wà bí i <clears throat> àníyàn oníkálukú so eré nìkan tí àwọn ènìyàn padà kọ́ na ni táìmù yẹn náà ní 1433 hijira iná that was 2019 sheik abdullahi rifai dé tó ṣe pé sheik abdullahi rifai wọ́n ma ń tẹ̀lé wọn jọ ma ń lọ sí ilé ẹjọ́ náà ni àwọn náà ìkan nínú àwọn kínápì ṣàádà táwọn ní gbé káàkiri yìí wípé wọ́n kọ síbẹ̀ pé àgbó àjúbò kìnníkan kìnníkan o CCTV kan gbé o kìnníkan o kini. kìnníkan ṣàádà tán kan yẹn o gbàtán ti wá gbé jáde báyìí sheik abdullahi náà wá ṣe tẹ̀síwé òmù kìnníyàn

wọ́n confirm lọ́dọ̀ òyìn tó jẹ́ wàlí obìnrin yẹn ṣé ìyàwó lágbájá ni bẹ́ẹ̀ ni àtàwọn ẹlẹ́rìí méjì pé ìyàwó rẹ̀ nínà fahali sata'tadhiru an hadha an-nashr wa at-tashhir bil batil ṣé ẹ wà stop báyìí ṣé ń tẹ́yìn sí náṣù rẹ̀ yìí ṣé stop hadi il fitna nínú fitna yìí dálẹ̀ fún wa ni tajri'atu arad ó jẹ́ káwọn èèyàn ní àyàgbàǹgbà káwọn èèyàn ní fọ̀kànbalẹ̀ lórí tọ́ka lórí ma mú bá ìjọmọlúwàbí àwọn èèyàn jẹ́ wọ́n láì kíní ẹ fitna ìtẹ́bàdàn kẹ olóòtọ́ ọ̀jọmọlúwàbí kíní débi pé aláwọ̀ èèyàn ń kọ́ sórí Facebook sẹ àwọn obìnrin wọ́n dẹ̀ ń dákọ obìnrin lórí Facebook lágbájá ọmọ lágbájá tí mi tó bẹ̀ kí ń dákọ kìníkà kìníkà ó ti ń tẹ̀lé àwọn kìníkà káàkiri lágbájá ìyálóde kìníkà gbogbo <coughs> bọ́ ní mẹ́fà ní pé bóòlẹ̀ ṣe lè láyàláyà láti lè mọ̀ gbé ẹlùdó àwọn èèyàn dé pé kódò obìnrin gan ẹnìkan tó kọwá tí kù kan tó gùn gan àwọn obìnrin tó dákọ mẹ́ kìí ṣe kéré obìnrin lágbá gínìkà kìnìkan obìnrin ó dẹ̀ ń dákọ wọn kò sí kẹkan ẹlùdó ẹjádànù wal istihana ti biha a àti ìmá hina anna allaha jalla jalaluhu azzama hadha al-amr gbádùn ìkọlọ̀ ọba dẹ̀ ní ó bàbára ọ̀rọ̀ yìí أشد التعذيب نبي بارة الله فاللهم أصلح قلوب المسلمين وكان أوا ما مسلمين نعم ثم أبلي أبو شيخ عبد الله بن عبد الرحيم البخاري ókè bọ̀kí tó pèrè náà ẹ jẹ́ kí mú bí ọ̀rọ̀ Sheikh Rabi àtàtí sọ nílé Sheikh Rabi pé Abu Ayyub ó jẹ́wọ́ fún Sheikh Muhammad bin Hadi pé òun ṣe zina lóòtọ́ أيوب الهولندي جاء إلى الشيخ محمد الهادي قبل فتنة الصعافرة قبل فتنة الصعافرة جاء أبو أيوب الهولندي إلى الشيخ محمد الهادي وقال له ب... واعترف له بأنه زنى أنه زنى نعم وأنه تاب بالإجماع يجوز له الرجوع على هذا الاعتراف وأنه تاب لا تاب تاب لكن هو ما اعترف بالزنا هذا نعم. كذب هذا كذب وأنا فرض أن اعترف فله حق الرجوع فإذا يا شيخ وله حق الرجوع بالإجماع so níbi ilé ìtàpílẹ̀ ìtàn àwọn mutaassiba Muhammad bin Hadi wọ́n sọ wípé before fitna sahabikọ̀ Abu Ayyub ó wá sọ́dọ̀ Sheikh Muhammad bin Hadi pé òun ṣe zinawo bóun ti túbá eh, Sheikh rabi wọn sọ fún pé bil ijma láwù haqqu rujuu' ó ní haqqu rujuu' ẹgbà eh, tó ti kí náà pé ṣe yíò wá mi pé kẹwàá tún padà pẹ̀lú ní sinẹ́ ẹni iye tí ó bá fọ́lọ̀ àwọn ìṣùkò ní wẹ́bá kìí ṣẹlẹ̀ àwọn ilé anan justify láti bẹ̀rẹ̀ sẹ́m ìkà alábọ̀ ayúbù ṣe zìnà sẹ́ àwọn ó ṣe zìnà kọ́lá ń sọ nítorí ṣẹ́gin táwọn yẹn fà láti bẹ̀rẹ̀ ni pé oyin kìníkà ó ṣe zìnà kìníkà ó ṣà ṣe zìnà ó ṣe zìnà nígbà tó wá di pé million videos wá fídíò kìí ṣẹ̀rí aláwọn wo ẹ̀wọ̀n eh, lẹ́rì mẹ́rin tán rí pó ṣe zìnà ìdá létà létà ló padà ń jí pé ẹnú eh, àgbàsìnà eh, lérùn ó dá àgbàsìnà lérùn ní wọ́n báyẹ̀ ṣe mọ́ ṣéǹjì káàkiri tán ní dó sí ibi ojú kan falahul musta'an naam ẹ ká sheikh abdullahi bin al-bukhari naam naam ẹ jẹ́ ká sheikh abdullahi bin abdurrahim al-bukhari بن هادي على العاهر الفاجر العربين أفجر الناس في الأعراض على اتصل على أبي أيوب هذا تسع مرات so wọ́n ní pé Muhammad bin Hadi ó wá ń kọlù èyàn tó ti pè ní ahir irbid kìníkan afjar min afjar nas wọ́n ẹ̀mẹ́ ẹ̀sán ló pè lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ dílé wọ́n ní kílódò ń kọlù kílódò wọ́n ń kọlù ahìl ilbid tó ń pè ní ìsinmi ní ìsinmi ẹni ẹni tó wá ṣe ní kí bó ṣe ń kọlù òun screenshot ẹ̀ òun screenshot ẹ̀ so that ibn adi otu nílé kó tún wá ní pé ẹ ìgbàmọ́ pẹ̀ọ́ kadhab kíníkan naam هذا الأخ كذا كذا كذا جرى ذلك بعد ان محمد بن يقول للشيخ عبدين والله يا شيخ انا اني استحييت من نفسي من كثره ما اتصل عليه ولا يرد استحييت من نفسك لم تستحي من الله ولا من خلقه لما في المسجد ولما جاءت المحاكمات سوف تستحي من نفسك فيا شيخ انا لو تتصل عليك اقول طيب فاتصل الشيخ على ابي ايوب فرد so àwọn ọ̀gọ̀tán ṣẹlẹ̀ ń bẹ̀yìn bí mọ̀ fẹ́ lọ wọ́n sàlàyé gba àwọn collins bí wọ́n ṣe ń kọ́lára pé mama bin hadin pé iṣẹ́ kò bẹ́ẹ̀dì kí ní kí náà ẹ̀kà mọ́ gbọ́lọ́jọ́ كذا كذا لو تصحب يقول الشيخ قلت لمحمد مهدي راجعه واتصل يقول اتصلت عليه ثم الشيخ محمد آه، الشيخ زيد يقول قلت ارسل اليه رساله صوتيه قال لعل جوال الشيخ محمد ليس عندك فاملاه املا الجوال رقم محمد هذه صفر صفر خمسة ما اكس فهذا يعني لو اتصل هذا الرقم رد فاتصل عليه الشيخ عبيد وجئته كلمني آه، بالتلفون فعل كذا واتصل علي يا محمد هادي والله يا شيخ انا ازورك زرته في البيت وقال لي كذا وكذا وكذا صار وان محمد بن هادي مستعد لان يكتب الى ابي ايوب رساله اعتذار نعم شيخ ربي شيخ ابلاغ خبران mẹ́ta rẹ̀ sọ́dọ̀ Sheikh Ubaid àwọn ni pé Sheikh Ubaid sọ fáwọn pé Muhammad bin Hadi olóhun ti ṣe tán láti kọ Risalat al-I'tidhar bí letter of apology sí Abu Ayyub ẹ máa wo اسم اسم ارسل له بس رسالة اعتذار مستعد قلت يا شيخ الآن هذا قاله لك محمد هادي نعم وذكرني هو الذي ذكر القصة والحليب وما الحليب إلى آخره قلت للشيخ يا أنا والشيخ يطلبني أيضا للشفاعة قلت للشيخ محمد بن هادي سب الرجل وقذفه من المسجد so sheikh abdullahi bukhari wani pe kódà sheikh obedi ga tún bá wọn sọ pé tọ́ bí a káwọn náà bá kan dá sí lákàndá sí so sheikh abdullahi bukhari sọ pé ah ara o èyàn tó búyàn nínú masjid ó ṣe kọ́dùfù rẹ̀ nínú masjid so yí báyà bí so gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ níta gbangba nínú masjid yẹn dẹ̀dẹ̀ ìtànà inú masjid yẹn dẹ̀kọ̀ tí wá san ẹlùmí àwọn olùmí àwọn béèrè níbi tí ọ̀rọ̀ ìfitnẹ̀ tó ti bà nǹkan jẹ́ lára àwọn èèyàn wọ́n ní pé ẹ̀sìn ma nínú masjid ẹ̀sìn ma nínú masjid ṣe kíníkà kíníkà ṣáàfá sálàbà kí ń ṣe kíníkà fáwọn oníbídí àwọn masjid ni <clears throat> ṣe àwọn ènìyàn mọ̀ pé hukumu nínú masjid lágbára ju ibòmí lọ ni tá bá ń sọ wọ́n sọ̀rọ̀ tó lé against wọn ṣe ń tá sọ ní ìsinyìí ṣe in tán sọ ní pé alẹ́ in tó lágbára kọ́fù ìmọ̀wò àwọn ẹmọ̀ ìwà ìbàjẹ́ kí ẹmọ̀ sọ àwọn ọ̀rọ̀ dọ̀tí fìbẹ́ tí yóò ti là ṣe ẹ̀ṣẹ̀ rí ojú ẹ̀ṣẹ̀ bòmí lọ ni ṣe hurma masjid ojú hurma bòmí lọ ni kò tí ìbáyà bí ok nínú kò kọjá bì kan àwọ kọjá bì kan bóyá ilé àbí àwọn ilé aṣẹ́wà bí lọ tí báyà wọ́n wá ń ṣe ìrànú bẹ̀ hmm, ó kà mọ́ bá ti ẹ̀lọ níwò tí ẹni wò bẹ̀ bọ̀ wá nínú masjid orí tẹ́nìkan gbégọ́ ọtí nínú masjid àbí àwọn ọkùnrin àtóbìnrin kan nínú masjid wọ́n ń ṣe ìrànú ah tó bá ní túbà ìtù olè fọmọ lórí kí ni túnmọ̀ gbélé fi bẹ́ẹ̀ tí mi bójú ti lá ó ma sọ kíni ká inú mọ́ṣíláṣí kódà gbogbo ènìyàn ma sọ kí mọ́ṣíláṣí lẹ́tí wá ń ṣe ránù subhanallah spike ni in táwọn náà fi mọ́ sọ ní ẹta mọ́ṣíláṣí lẹ́tí pé so àwọn nìkan dẹ̀kọ́ láǹsọ ṣe kàbílá bí kọlùmọ̀ tẹnumọ́ kí ní ẹ̀ fi bẹ́ẹ̀ tí mi bójú ti lá ṣe ń tẹ́torí ẹ̀kọ́ wọ́n kọ́ masjid ìdíkìrìlá lè sọ́lá lè dáwà kí n ṣe ìmá ṣe rọ́mù àwọn èèyàn bil mubiqat tàbí àwọn kaburú báyìí kí n ṣe ìmá ṣe rọ́mù àwọn èèyàn bil fawahish kí ẹmọ sọ àwọn ọ̀rọ̀ dọ̀tí kìní kan àwọn tó ń lọ lé ọtí kí ní kí láfẹ́ gbogbo ẹṣẹ́ fẹ́yà subhanallah wà sí wo ló wà ń bí ilé ìbáṣẹ́ à ń ṣe wà sí fáwọn èèyàn nípẹ̀yìn yẹn má lọ lé ọtí mọ́ ni àbí kí ló wà ń bẹ̀ ọ̀tọ̀ nípẹ̀yìn yẹn má lọ lé ọtí ẹ má ṣe kìní kan ọ̀tọ̀ nípẹ̀ lágbájá tí mọ́ lọ lé ọtí tí mọ́ subhanallah ẹ ká mọ́ gbọ́rọ̀ lọ أن يتراجع في المكان ويقول العبارات التي قال ويتراجع حتى يكون لنا سبيل للأخ so sheikh abdullahi bukhari sọ pé ibi tó àwọn ọ̀rọ̀ tó sọ yẹn wà lọ sọ padà ó wà ní pé ah, ó wá tààrọjá àkóbí ọ̀rọ̀ yìí o so that a lè bá rí bí bọ́mọ̀ ìyá ìsọ̀rọ̀ náà pé àwọn ọmọ ìyá bóò ní báyìí orí kó sàti tààrọjá رسالة سرية ثم بعدين لما ينشر يقول ما كتبته àmọ́kọ́ wá kọ ìsáàlà sí ríyà lábẹ́lẹ̀ yẹn àbú àyí múgbà kan padà jáde pé àtọ́ ṣe wọn rìnàrí ti tàwọn yàpá ní kazab kazab tó ráhùn kí ní ẹ̀yìn ṣẹlẹ̀ gan láti bẹ̀rẹ̀ fitna báyìí anything báyìí kazab anything kazab kazab sọ́fù ìwọ́ báyìí nizar bóni nizar ṣe di kazab sọ́fù kù dé ní rẹ̀ bí rọ wọn nizar bin hashim al-abbas bóòlù ṣe di kazab sọ́fù kù so um, ẹ jẹ́ ká wá gbọ́ ọ̀rọ̀ Um, sheikh Ubayd bin Abdillah al-Jabiri tánà fi rílẹ̀ so tó bá rẹ́ nìkan tó bá ń sọ wípé ẹnkìníkà kìníkan ẹnkì mọ́rán bin hadi ní wípé kọ́ọ̀tífù ní ẹni táwọn àfáà pè ní ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí ìkíní náà kọ́ ó wà láà àwọn àfáà náà mọ ọgbà àwọn nǹkan tán sọ yìí tẹ́lẹ̀ náà pé wọ́n sì ti hàmà bó àjú pé kìníkà kìníkan ṣe bí náà mùsùlùmí kan sọ lè ṣe kọ̀rọ̀ bíi pé alábò àjú bùsẹ̀ àló jẹ́wọ́ fún ṣe mọ́rán bin hadi ikú ń ṣe zina láti bàbá tó ti lálàá sí ẹ̀yìn ọmọ tó rẹ̀yìn lọ́mọ́ rìgẹ̀ no kò ṣe zina zina kọ́ nágbàlérò zina kọ́ nágbàlérò ní kíni zina wò náà kọ́ nágbàlérò fallahu al so àwọn kan tún wọ́n sọ pé sheik abdullahi bukhari wípé ẹni wọ́n sọ pé sheik bin hadi ó yẹ ká ṣe hibdu karoma wọn kíníkà kíníkan ẹ̀yà mọ̀ wọ́n kan Bukhari sọ pé ṣé èyàn tí ò ṣe hifdu karoma àwọn àfá ṣe ibá àbí tó ń lálà sí wọn tó ń lálà sí àwọn mashayikh salafiyyin gbogbo àwọn kan tó dálẹ̀ yìí na ṣe ibá àbí wọ́n ni kí binasil Qur'an Muhammad bin Hadi Fasik nasu Qur'an Muhammad bin Hadi Fasik ni ayatu wa nusratun nur am nípa ọ̀rọ̀ eh, al-qadhfu so tó bá rí nǹkan tó bá ń sọ lé ní pé Muhammad bin Hadi Fasik ah ọmọ kan lọ rí bẹ̀yẹ wọn kì Muhammad bin Hadi Fasik ara naklu kalam al fi Muhammad bin Hadi ṣe ibá nítorí àwọn kan tó dẹ̀ sí ni gẹ́ẹ́sẹ́ pé ṣe ṣe àbẹ́gbù kọ̀ọ̀kan ìdí jíjọ kan báyìí pé ah mo jílé ni o Muhammad bin Hadi Fasik kí n ṣe tó ṣẹlẹ̀ ní ẹ̀nà àṣíbó láwọn kan tó ń ṣẹlẹ̀ ẹlùmí kan dédé rò bí ẹni kan dédé jíjọ kan kan dédé sọ nǹkan tó kàn wù náà ni èyàn tó bá dédé jíjọ kan tó bá sọ tó bá wù ah, o kò sí gbára lé mọ́ ó ti ó àrọ́dọ̀ àwọn èèyàn jọ lójú a máa fà súnà wọn kàn dédé máa sọ̀rọ̀ báyìí illa bil hujjati wal barahin na'am na'am ẹwà wo ọ̀rọ̀ Sheikh Salih Al-Fawzan wọ́n bí lọ Sheikh Salih Al-Fawzan nípa ìtọ́bá lúgbà àwọn ìbárọ̀ náà ní pé ǹjẹ́ ó tọ́ ká máa ṣe kíni ká máa kí ẹ̀ máa pé mùsùlùmí ní ahir irbid sahibul khammar kìnìkan kìnìkan so nínú masjid so a ti sọ ìjọta fi ń specify kí inú masjid ó tún worst gan ni sàdé ó mọ̀ mọ̀ lọ́dọ̀ ewé tó bá ń ṣe bẹ̀rẹ̀ náà لا يجوز هذا هذا كلام باطل كلام لغو وغيبة àbá ní pé eléyìí ò tọ́ ọ̀rọ̀ àsírí ọ̀rọ̀ sọkúsọ lélẹ́yìí kódà gíbà ní backbiting ni so na mema dẹni ima ìmọ̀ ka káàkiri láti fi banka jẹ́ ima fufu ka káàkiri ni ba ní òtọ́ kí en ma so sọ̀rọ̀ yin nípa àrọ́dù àwọn eyan nípa ma abi àwọn eyan na èèyàn náà قال الله جل وعلا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه so ọ̀rọ̀ mọ́ ìrànù Kùránì ni pé Ọlọ́run ni ẹ má ṣe gíbà ara yín ǹjẹ́ apá kan nínú yín ẹ fẹ́ kí ǹjẹ́ lè jẹ́ ẹran ọmọ ìyá yín lókùn bété ọkàn yín ó kọ̀ wò ẹwà bí ẹgbọ́ ọlọ́ọ̀bá bá ti máa ń forí jíyàn ni tó dẹ̀ máa ń ṣàánú yẹn wọ́n dẹ̀ bèèrè lọ́wọ́ Nabi sallallahu alaihi wasallam nípa agbékinápin ní al-ghiba qala dhikruka بما يكره a ní in tánpì ní gíbà ní kó máa sọ nípa ọmọ ìyá rẹ̀ in tó ṣe pé yóò kórìíra láti gbọ́ قال يا رسول الله أرأيت إن كان في أخي ما أقول ẹni rá ní ìwò òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam tó bá wà lára ẹniyẹ in tí mo ń sọ ǹkọ́ قال إن كان فيه ما تقول إن كان فيه ما تقول فقد <clears throat> إن كان فيه ما ما تقول فقد اغتبته tó bá jẹ́ kí bí àǹkà tó ń sọ ohun ó wà lára rẹ̀ lóòótọ́ ni ẹn gíbà rẹ̀ ló ti ṣe yẹn إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته tí ó bá wá sí lára rẹ̀ ní tó ń sọ yẹn o ó ti slander rẹ̀ nìyẹn ó ti parọ́ máa náà so ọ̀rọ̀ sheikh saleh bin abdullah uh, al-fawzan oní ni àwọn àti gbọ́yìn náà náà ó tún wá ní ìbéèrè mítàbí lọ sheikh saleh fawzan ẹ jẹ́ ká wo ìbéèrè náà يقول هل يجوز أخذ أخذ العلم عند رجل قذف مسلما في المسجد وعليه ملاحظات كثيرة ǹjẹ́ tó ká mú ìmọ̀ lọ́dọ̀ èyàn tó ṣe kọ́ fún èyàn nínú masjid tó dẹ̀ ní àwọn mọ̀láhàtọ́ àwọn àkíyèsí tó pọ̀ gan lórí ẹ̀ so tẹ́ni ò bá túbá kó dẹ̀ lọ bẹ èyàn tó ṣe kọ́jú rẹ̀ kò lè múmọ̀ lọ́dọ̀ rẹ̀ so ó jítá náà ọ̀rọ̀ bàbá Fawzan wọ́n pẹ̀ kò ń pẹ̀ fún tiẹ̀ falahul mustaan so náà so wọ́lá tẹ́fù wa mọ́ pé bóò làwọn fásí mọ́ ń dí pẹ̀lú ọ̀rọ̀ pé ẹnìkan ṣe zina kò ṣe zina bákanbákan yẹn wọ́lá ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ Sheikh Rabi kan fún abin hadin malhali ọ̀rọ̀ ẹ gbajúmọ̀ gan dáadáa látọ̀dọ̀ Sheikh Rabi so in fact alumi o ti ma nǹkan tí mo fẹ́ kàbáyìn so sheik rabi bin halwar khali ìbéèrè kan wá indi mushkila ìbéèrè yẹn ni pé mo ní problem kan wàhíyà annani fi yawmin min al-ayyam ó ní pé èmi oníjọ́ kan nínú àwọn ọjọ́ wajadtu rajulan yazni mo rọ́kùn nǹkan tí ń ṣe zina sheik rabi ni a'udhu billah mo wá ìṣọ́ ọlọ́ba kún ìbílẹ̀ lan akọrọ ahadha su'al ìyìn ní ká question yìí ìyìn ní ká so wọ́n bí pé ó na ń pa ànà wọ́n kà dìbẹ̀ pé ẹ́ eh, èmi ò ká question lé yìí o idhab wasal ayya sheikhin baynaka wa baynahu ma lọ lọ bèèrè lọ́wọ́ sheikhu kan tí ẹ kọ́kọ́ ma bèèrè lọ́wọ́ tèmi náà lọ bèèrè lọ́wọ́ sheikhu kan láàrin wa àti ẹ ma yàn bági an yusha mithla hadha kó tọ́kì yàn ma fọ́gùn kan báyìí ká a ń kẹyìn tẹ́ ń fán fídíò Abu Ayyub ká tẹ́tù wà láì wọ́n tún kó fídíò yẹn jọ síbì kan wọ́n tún alùmí wọn fẹ́ wá excuse láti fi fún agbúrúkà wọn mọ̀pá àwọn olẹ́rí wọn ni pé ìgbàtẹ́ ah wọ́n challenge wa ká mú bí tẹ́yìn tí ń ṣẹ̀ṣẹ̀kú ṣe wa ta challenge yìí àwọn gbọ́n kan fídíò tó ti kíyàn ti mọ̀ tipẹ́tipẹ́ pé à ẹni yíwọ́n mọ́ spread video wọ́n ti mọ́ sọ kí ní ẹgbẹ́ ti pẹ́ pé se bẹ́ẹ̀ spread video nípa àgbà yìí ọlọ́ntẹ̀ ṣe àwọn náà padà tí wọ́n spread ní ìsìn fúnra wọn sáàmùlé ṣékọ̀ọ́lú wa ni pé tí wọ́n rí ayaye ni innal ladhina yuhibbuna an tashi al-fahishatu fil ladhina amanu dájúdájú àwọn tí wọ́n fẹ́ràn kí fáhíṣà kí àwọn ìwà ìranù àti àwọn irú nǹkan báyẹn kó mọ́ fán káàkiri láàrin àwọn mùsùlùmí fìlẹ̀dínà àmọ̀ nípa àwọn tánjú olùgbàgbò òdodo lahum azabun alimun fi dunya wal akhirah ìyà ilẹ̀ tẹ̀lẹ́gùn bẹ fún aláyà tí ní yamal kiyama ẹ continue ẹ ma spread ẹ káàkiri o ẹ ma spread ẹ kẹ ma wá àwọn excuse rádàradán kẹ ma fi ba ìjọmọlúwàbí àwọn ẹ̀jẹ́ tí yínà fẹ́ tó dé ẹ ma fi ẹ ma wá bẹ́ ṣe ẹ wá wo Abu Ayyub báyìí lọ́dọ̀ everybody báyìí Abu ah, so ọlọ́wọ́n sọ́nà kòrán ní pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́ọ̀bá ló nímọ̀ ẹ̀yin ò nímọ̀ kankan ilé ìbẹ̀nu suratu nur lọ́wọ́ ayà 19 bẹ̀ thumma inna zina la yathbut illa bi shahadati arba'ati zina gbò ní rinlẹ̀ àyàfi pẹ̀lú àwọn mẹ́rin nínú àwọn èèyàn wajaba alayka 80 jaldatan ẹgbà 80 e ló jẹ ẹgbà 80 e ló jẹ kíni ló jẹ tó bá lọ ń sọ ìwọ nìkan ń dá sọ ṣe yí báyìí àbí ilé wà nínú majmu' kutub wa rasail wa fatawa fadilati sheikh al-allama rabi bin hadi umair al-madkhali so níbi mujalladi namba 15 safha 443 ọ̀rọ̀ yìí wà ní ibibẹ̀ so kí àwọn alọ́wọ́ fún so eléyìí ni khulasa ọ̀rọ̀ nípa àwọn ìkàtí ó ṣẹlẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹni kọ̀kan wa ní ayé yìí àti ní yawmul qiyamah so kó ṣe wá nínú àwọn tó ṣe pé mú bẹ̀rù rẹ̀ tí ó dẹ̀ lè máa tẹ̀lé ojú ọ̀nà àtújú ọ̀nà nabi sallallahu alaihi wa alihi wa sallam tí kó dẹ̀ sọ wá kó ní gbogbo aburú ma zahara minha wa ma batan so insha Allah ilé ni àlàyé díẹ̀ tí mi lè gbìyànjú àti ṣe nípa ọ̀rọ̀ so èyí tó bá fẹ́ láti máa fán bàjẹ́ káàkiri o ó tún lè lọ mọ́ fídíò mẹ́wàá kàkúdà fídíò mẹ́wàá tàbí ayúbù ń ṣe zina ilé mi ayúbú wà níbi kan lọmọ ọmọ wáwó lọmọ kó káàkiri ìwà tọ́lọ̀bẹ̀ lọ so nítorí yẹ́gdù musulmi ni so ìbá àbí so wallahu alam na'am sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa wasallam assalamu alaikum warahmatullah